إن الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أتكفوا الله سبحانه وتعالى àtọrọ àlékún kí a ti gẹ fún wa Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam <clears throat> ibi tí um, uh, ibi tá ti dúró insha Allah òun ni vásì tí a kà fún takalana léyìí tí ó wà ń bẹ́ wípé <clears throat> ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin Jesus nínú Bible àti ọkùnrin kan nínú àwọn scribes àwọn Jews so in uh, ní Mark chapter 12 verse 28 to 30 ike and one of the scribes came and having heard him reasoning together and perceiving that he had answered them well asked him which is the first commandment of all so nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ Jesus gẹ́gẹ́ bí kàtó wà nínú Bible ó ní pé èwo ni èwo ni àkọ́kọ́ nínú àwọn òfin tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ a sì béèrè lọ́wọ́ wa mùsùlùmí pé tán bá béèrè lọ́wọ́ wa mùsùlùmí ipé kí ni ni nǹkan àkọ́kọ́ kí ni gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nínú ẹ̀sìn Islam ó ní ara ó ní ifradullahi bil ibada ni kàsí Ọlọ́run ní ọ̀kan ṣoṣo níbi ìjọsìn so ó wá ó wá yáyà lẹ́nu pé the same answer táwà mùsùlùmí ń sọ lẹ́ni ó jẹ́ the same answer tó wà recorded nínú Bible pé Jesus ń sọ fẹ́ nìyẹn kò sọ fẹ́ nìyẹn pé mi ní mẹ́ta lọ́kan kò sọ pé àkọ́kọ́ nínú òfin tó gbọ́dọ̀ mọ̀ o ní pé mẹ́ta lọ́kan lọ́lọ́run bẹ́ẹ̀ nǹkan tí Ànábì Ìsá ń sọ fún gẹ́mìkan tó wà recorded nínú Bible ni pé The first of all the commandment is, Hear, O Israel, the Lord thy God is one Lord. Hádá Tawhid. Mọ́dàmà àkọ́kọ́ òfin nǹkan tó gbọ́dọ̀ mọ̀, ó ní pé Ọlọ́run ọba tí gbogbo agbọ́dọ̀ mọ̀ jọ́sẹ̀ fún ẹyọ kan náà ni. Ó sì gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀, ó sì gbọ́dọ̀ wọ́n wá list bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí ọkùnrin yìí tó ń pé èèyàn tó nímọ̀ nípa ni nípa eh Ó wá ní pé scribe wọn sọ pé master do had said the truth a òdodo lẹ́sọ because àwọn náà mọ̀ ìpé kìíní lóòtọ́ gbé ẹgbó sí jẹ́ nìyàn ọlọ́run kan ló wà alọ́lọ́run kan ni adam sí ọlọ́run kan ni abraham sí ọlọ́run kan a o ni moses sí ọlọ́run kan ni jeremiah sí ọlọ́run kan ni jesus sí david ni solomon ni isaiah ni samuel ni eh, all of them they were all prophets of God and they worship one God they never worship three kò sí tán pè ní three wọ̀lá kò sí tán pè ní three irọ́ lásán ni scam ni eh, scam ni tán kàfẹ́ ń parọ́ sí àpò mo dẹ̀ fẹ́rẹ́ kó ma ẹ̀ eh, má torí àwọn kan tán fi ọ́ sí business kó fi rà rẹ wọ́nẹ́fà wàláhì ọlọ́run sọ nípa ayin tí ó ṣẹlẹ̀ yamal kiyama ọlọ́run ni wa qala alladhina kafaru rabbana أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ọlọ́run sọ ń pa àwọn táwọn kèfèrí mọ̀ bára wọn fún ayámọ̀ kìyàmọ̀ wọ́n mọ̀ ní ọlọ́ọba àwọn tán sọ wánù láyé ọlọ́run fi wọ́n hàn jẹ́ àrí wọn àwọn dáa kálíbà tẹ̀wọ́n pa liyakuna min al-asfali kálíbà wà nínú àwọn ilẹ̀ so gbogbo ilé nǹkan lẹ́yìn bàtà tó kọ́ máa rẹ̀ lọ nínú Kùránì Sunna bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báhùn àti wọ́n fún ilẹ̀ rí inú gbókè a ní ìwé tẹ́ẹ̀tún mú dání ọ̀sẹ̀ a ní ẹ̀ka so ní bíbí nǹkan Ànábì Ìsá alayhi salam wọ́n fi rinlẹ̀ testify wípé Ọlọ́run ọbẹ̀ yọ kán a òun náà ni ìyẹn gbọ́dọ̀ máa sí ẹlẹ́ẹ̀kejì nótọ́mìtún wà ń bẹ̀ ni pé tẹbátún lọ wo Matthew ní book of Matthew New Testament nìkan ni o tó bá tún jẹ́ Old Testament ni ó tún pọ̀ ó tún lágbára ń bẹ̀ tó ń ti pẹ́ sí náà tọ́ verse chapter 20 verse um, no chapter 24 verse 36 wọ́n ó wà recorded nínú búkì yìí pé ànábì ìsán sọ wípé wa amma dhalika al-yawm ó ríjọ́ tó ń bèèrè yẹn nípa yawm al yẹn ìjọ tó ní kálùkù odò the day of judgment wà tí ní kàsáà àtàsìkò tó ní kálùkù odò wájú ọlọ́wọ́ báyìí fàláyàlàmù bí i ma áhàdù kò sí ẹni kẹkàn tó ní ma ń parí wàlálìmàlá ikàtù lẹ́dínà fi sàlám wàlálìbìnà ìlàl'ab kó ní kódà gbogbo àwọn màláíkà tẹ́ ń bẹ ní sánmà mọ́ àyàfi àti sọ pẹ́tẹ́lẹ̀ ibi tán bá lo fada nínú bible wọ́n rífà sí allah tán bá lo son wọ́n rífà sí àwọn tó bá jẹ́ àwọn pious believers tí ó ní ọ̀fọ́lọ́ nìkan ló nímọ̀ nípa sáà kí ni yàtọ̀ nínú tí jesus sọ yìí àkọ́kọ́ ni pé lè ń kílẹ̀ pé ànábì isa wọn ò ní ìpín kankan nínú ìjẹ́ ọlọ́ba kí ló dé tí wọ́n fi mọ́ táìmù tí yàmù kí yàmù ṣẹlẹ̀ àwọn sọ fẹ́ ni ẹpa ìjọ tó ń bèèrè yìí ẹnìkan kò ní mọ̀ ń parẹ́ wọn kódà àwọn màláíkà gan ò mọ́ sórí pẹ́lẹ̀ náà ni èsì tí Ànábì sallallahu give fún Jibril níbi àdífì Jibril tí màláíkà wá bá ìgbà tó ní pé ya Muhammad akhbirni ani sa'ah ìwọ Muhammad fún mi nérò nípa yawmal qiyamah ó ní mal mas'ulu anha bi a'lama min as-sa'il sórí wọ tó jẹ́ màláíkà tó ń bèèrè lọ́wọ́ mi èmi tẹ́mi tó ń bèèrè lọ́wọ́ tó ń bèèrè kò sẹ́nì kankan tó nímọ̀ nípa yawmal qiyamah ọlọ́nsọ́nù Qur'an wa indahu mafatihul ghaib la ya'lamuha illa hu ọlọ́run ló ní gbogbo àwọn kọ́kọ́rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ yamal kiyama ní bí sàárírù sí rí ní barzakh gbogbo nǹkan tó ṣe pó pamọ́ fún àyẹn ọlọ́run kò sẹ́nìkan tó máa fún ọlọ́run bá ọlọ́tún sọ́nù Qur'an wa indahu ilmu sa'a ìmọ̀ yamal ìmọ̀ táìmù tí mélòó mélòó gbàtọ́lọ̀bà ó sọ́nà Kùránì ikú ìstàjínú bí alladhina la yu'minuna biha àwọn yíò mọ̀ ní pé ìgbà ogan yàmùl kìyàmì ẹgan ìgbà ogan ni ìgbà ó ní ànábì mọ̀ sọ fún pé alọ́lọ́ ní kaló sí kíni ló mọ̀ ilé tó fi rìnlẹ̀ pé alánàbì Ìsá ànábì Ọlọ́run ni wọn ò dẹ̀ nímọ̀ nípa yàmùl kìyàmì gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé kò sánàbì kan tó mọ̀ kódà kò sí màláíkà kan tó mọ̀ àwọn màláíkà al-muqarrabuna الذين يعبدون الله ولا يعصون الله ما أمرهم بل كنا من شيء يفعلون ما يكمرون àwọn màláíkà tó ṣe pé wọ́n yí sẹ́lọ̀ rárá tí wọ́n wò àwọn ilé ìsìn ní tọ́lọ̀ bá fẹ́ pàṣẹ ọlọ́bà ó pàṣẹ sánmà ọlọ́sọ fún jibril yonada jibril fún ma yonadi jibril ahàlẹ̀ sánmà àwọn ni yóò gbogbo jibril the same thing pẹ̀lú àtàwà lórílẹ̀ ayé kò sẹ́ni kan tó mọ̀ ìgbà tí yamal kìí àmọ́ ìṣẹ́lẹ̀ ibi ló tó ti máa rí ṣàtọ̀hát àti ìsọkúsọ àwọn nínú miracles of the Quran gẹ́mù ìsọ̀rí ó ní website kan gbẹ̀yìn tí mo ka ọ̀rọ̀ kan wọ́n láwọn wọ́n fẹ́ fi numerical miracles àwọn numerical values of the Quran kan fẹ́ fi prove so and so year is the, day of judgment mo ń around 2013 for right gbàtí ẹ̀ka kí ní ìgbẹ̀yìn náà because èyí gbọ́dọ̀ sọ́ra fún àmì ẹ̀yìn pé èyí ò ní àwọn kínápẹ̀ òdodo sí lọ́wọ́ yẹn gbogbo àwọn kan tó yẹ kí expose dì sí nínú òdodo léyìí táwọn expose àwọn èyàn so ó easy kí ẹni àánú wọnú ara yẹn tí ò bá ti sí backup lára yẹn security kò sí bulletproof kò sí anything tó fi ń protect ara any form of àánú ó kàn mọ́ wọlé sára rẹ̀ mo kàkà kí website kíníkà kíníkan nọ́mbà yìí nọ́mbà kíníkan kíníkà tàbá plus ẹ̀pọ̀ tàbá minus ẹ̀ kó nígbà báyìí ìjọ báyìí lọ́lọ́mbẹ̀ láyé bẹ̀rẹ̀ kíníkà kíníkan nígbà báyìí tàbá minus ẹ̀ kíníkà kíníkan ìgbàwo wọ́n bá ní wọ́n wá mú percentage jáde wọ́n ní 75% ipa yóò parí 2015 ní 20 kílàwà lé ní that was 9 years ago uksimbila wọ́n mọ́ sí pẹ̀ pé a ní 75% wọn ò tí ẹmú kékeré wọ́n ní pé after 2015 bí i 10% ìtumẹ̀ pé báyọ̀ bá lè parẹ́ ní 2015 o ayé ò lè parẹ́ mọ́ gbogbo àwọn ilé púpọ̀ ní wọ́n ti kú lé ní báyọ̀ báyọ̀ ti sánkú ní wọn ìmínú wọn kọ́lẹ́rà ní máa ń pa mínú wọn ní padà máa ń kú sí tọ́ílẹ̀tì ni ọlọ́mọ ń yẹ pẹ̀rẹ́ wọn bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́run sí wa wọ́n bèèrè lọ wọ́n láwọn òmùmọ̀ jámọ̀lì kìyàmọ̀ sí àní ìmọ̀ kò sí pé kí níbẹ̀yìn mọ́ ni Ọlọ́run bá nìkan ló nímọ̀ rẹ̀ ni tásìkò rẹ̀ bá ti tó Ọlọ́run pa àwọn aláìkà láti gba àwọn tí ó yá àwọn tí wọ́n fan tọ́rọmpẹ́tì lórí sí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ni ọlọ́yá ìwọ̀sẹ̀ bá yóò kàmọ̀ gbogbo ọlọ́kà ní ṣe yóò sì wọ́sẹ̀ náà ni ó ti tán àmọ́kẹ́ tí wá nímọ̀ kalẹ̀ pé nǹkan báyìí báyìí nǹkan nǹkan táwọn òdí sí ọlọ́ọ̀bá tọ́lọ́nkà tó fáwọn òdí ń súnmọ́ ni ò kẹ́ ń ṣe pé ó ti dé náà ipé àwọn àmì ń tọ́ka lórí pé àtúntún súnmọ́ yamal kiyama ojoojúmọ́ sí ni gbogbo nefas bá sí mílò kìtà mílò lè bẹ́ẹ̀ là ń súnmọ́ yamal kiyama ìsìn oníkálùkù ń súnmọ́ kiyama tara rẹ̀ khas gẹ́gẹ́ bẹ́ẹ̀ látún súnmọ́ yamal am òun wá ní nínú Bible ta ń sọ wípé ó confirm verse yẹn o version tó bá wà lọ́wọ́ rẹ̀ version tó fẹ́ tó bí 15 oríṣiríṣi èyí tó bá lọ́wọ́ ṣé King James version lóní ni àbí new revised standard version àbí revised standard version ewu ń bẹ ṣe báyìí àbí àbí èyí e, e, tí ó bá ó ti ẹ̀pọ̀ standard kíníkọ ó ti ẹ̀pọ̀ báyìí ó fẹ́ tó bí 15 different versions contradicting versions how many versions of the Quran do we have kò tí ẹ̀ sí kò tí ẹ̀ lè ní version kan náà Allahu Akbar so bàbá ń sọ pé fàkọ̀dì ṣáhìdá wọ́n ni fàkọ̀dì takọ́dàmà mithlu hadha min injil mat wa huwa ainu ma nataqa bihi al-qur'an fi anna as-sa'ata la ya'lamuha illa Allah wa bidhalika thabatat ubudiyyatu Isa wa tastahilu ilahiyyatuhu wa tadmahillu khurafatul aqanim wọ́n ni pẹ̀lú ta ṣàlàyé àti ta ti wá nínú qur'an nínú hadith kò sẹ́nìkan tó ní ma yawmal kiyama àyàfi Allah kò sẹ́nìkan tó ní ma yawmal kiyama àyàfi Allah ẹwà rí bẹ̀ pé ó tún fi rìnlẹ̀ kí Ànábì Ìsá yìí sọ̀rọ̀ ọ̀bá sí kò tọ́ kó ní pé Jésù Kristi olúwa abadan kò tọ́ kìkín sólúwa wallahi Jésù Kristi Ànábì kódà Ànábì gan fún àwọn ta ni sáwọn children àwọn ọmọ Israeli ni ó wà nínú story obìnrin Kenan takalẹ̀ ní ìjọ ni tó wá bá anábì Isa pé lẹ́bùsọ̀ anú báìbù pé kó hìlọ ọmọ òun ní ìṣù kan ó ní and I was not sent except to the lost sheep of the house of Israel ó làmúlẹ̀ fóbìnrin Kenan ní pé Kenan ló ń tí ẹ̀ òun wò sínú àwọn Israelite náà ó wá ní pé wọ́n rán mi àyàfi sí àwọn tání àwọn àgùntàn tó ti nù nínú àwọn ọmọ Israeli sọmọ Israeli ni wọ́n gẹni tó ní àmàrí láti Ọlọ́run wá sọ fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wa ma arsalnaka illa rahmatan lil alamin o anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam sọ wá ríwọ gbogbo ayé láàrin wọ́n sí anẹ́bì sallallahu alaihi wasallam sọ wípé ah, nínú kan Ọlọ́run fi sọ tọ́lọ́run fi dá nẹ́bì sallallahu alaihi wasallam Hmm? ó ní pé kana nabiyyu yub'athu ila qawmihi wa bu'ithtu ila an-nasi kafa bó ṣe máa ráwọn ànábí ọlọ́run bá ní wípé àwọn èèyàn nìkan náà máa ráwọn sí o rí mi ànábọ̀ wọ́n sí because the last message oní message Islam kí ni dẹ́ ni o ọlọ́run sọ nípa àwọn Yahuda àtàwọn Nasara àwọn Jews àtàwọn Christians pé kama ya'rifuna abna'ahum wallahi wọ́n mọ̀ pa nabi òdodo ni ní táìmà nígbà muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tá nabi sejọ́ kan ni ó wá wọnú sinagoga wọ́n jíu wọ́n jòkó síbẹ̀ ànábì wá wọlé sallallahu alaihi wasallam wá wọlé mọ́ ṣe rán nabi báyìí gbogbo sì dojú bolẹ̀ ya'rifunahu ya'rifuna sifatihi ànábì wọ́n sọ fún ẹgbà kẹ́mì lòdí ọlọ́ba aláìgbogbo ògbógbósókè ọgbọ́ dojúbò lè báyìí because nǹkan tí wọ́n mọ̀ tán rí fúnra wọn pé ẹni yìí náà ni Moses ń sọ sẹ́ the same message ó wà nínú Jeremiah náà the same tí Jesus ń sọ náà nìyí kò sí kò sí kàtó yàtọ̀ mẹ́ everything from their brothers ni nínú àwọn Israel nínú àwọn kíní kí ni reason táwọn Jew fi kó wá sí Madina kí ni reason tán fi kó wá sí Madina it because side ibẹ̀ yẹn gbogbo prophecies yẹn bẹ bámúnú Bible tó sì sẹ́kùdé ní wọn rí wọn rí àwọn yẹn change ipé ní Madina yẹn o kódà ikú yóò ṣe yí jíra gan wá ní láti Maka sí Madina gbogbo everything ló wà mentioned ìkan nínú àwọn sahaba ridwanullahi alaihim wọ́n ní in tó fọ́n jù ní pé before kanabi tó wá sallallahu alaihi wasallam kó tó wá sí Madina kọ́lọ̀ tó gbá nabi dìde ó ní pé àwọn jíù ní Madina wọ́n ma ń lérí fáwọn wọ́n dẹ̀ ma ń threaten àwọn ah, mọ́wọ́rí tánàbí wa bá dé gbogbo yín láṣẹ báyìí báyìí báyìí báyìí ó ní ẹmà ó ní òun sì kéré oúnjẹ́ kan àwọn sọ́rọ̀ pẹ̀lú àwọn yahudi àwọn yahudi tí wá rí gẹ́gẹ́ bí nǹkan tó wà ní orí wọn pé ó ti súnmọ́ tàìmì tẹ́lẹ̀ yóò dé báyìí tàìmì ti súnmọ́ gẹ́ ó ní sàhábì wà nípò wà wà ń bẹ̀ àwọn bàbá wọn bí àwọn ọkùn wọn bèèrè lọ́wọ́ jí wípé anẹ́bì tẹ̀tẹ̀ mọ́ pé yóò yìí tó dàgbà ó nígbà kò dẹ̀ pẹ́ kìrìnà nẹ́bí ẹdí wọ́n wọ́n lọ challenge àwọn yahudi pé à iṣẹ́ bá nẹ́bí yìí náà ni àwọn ògbà náà ni àwọn ògbà kìrìnà kìrìnà àwọn tó fẹ́ rílẹ̀ pé kọmọ yìí tó dàgbà sẹ kéré tó dàgbà o nẹ́bí ò ti rí gẹ́bẹ̀rẹ̀ ni sham tó bó ṣe rá nẹ́bí bọ́ ní ọmọ yìí ẹmọ mú lọlé táwọn rómù bá rí ilé gẹ́gẹ́lá nẹ́bí tọ́lọ ni ó wà wọ́n sì nífẹ́ wọ́n náà fẹ́ rẹ̀lẹ̀ kí wọ́n ní fẹ́ because àwọn àwọn fẹ́ kú jẹ́ pé ní family àwọn ní ó ti wá tí ó jẹ́ bí i jíù wọ́n kàmọ̀ pé around ibẹ̀ náà ní ó ti wá bọ̀ àwọn ẹmà àwọn yẹ̀wú àwọn tán ní agídí àyàkókò nà kí sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àníbù wọn sọ fáwọn ní pé ẹ̀yin tẹ̀wà nínú yàrá tíyàn díẹ̀ ní bákan lè gbà pé mi lòjíṣẹ́ ọlọ́ọ̀bá ẹ́ sèvò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yìí bá wallahi wọn gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn christian láti Najran tán bá Nabi sallallahu alaihi wasallam ní àmúlù wufud àwọn náà sọ́lá ìran pé ẹni yìí nílùú jíṣẹ́ Ọlọ́run rẹ̀ èyí tẹ lọ́pọ̀ lọ́pọ̀ tẹ padà sọ́jú kọmfọ́tà hun ẹlọ́lọ́lọ́lọ́ kọmfọ́tà tọ́ ẹ ma gbọ́ ẹni Holy Spirit ni kọmfọ́tà tí Jésù sọ pé òun ó sọ fọ́lọ̀bà kó bá wọn rán another ẹ̀yìn bí Holy Spirit tẹ́ níwọ̀n rẹ̀ ṣe bí ọlọ́run náà ni

gbogbo ọ̀rọ̀ pẹ̀lú rẹ́fẹ́rẹ́nsì ní elé lọ́wọ́ báyìí elé lọ́wọ́ báyìí èyí tó bá wá nífẹ̀ẹ́ alìkìyàmọ̀ fúnra rẹ̀ tó bá nífẹ̀ẹ́ ọjọ́ tó ń dùn wájú ọlọ́run wo tó sì mọ̀ pé òun fẹ́ wà ìjẹ́nà ni òun fẹ́ wọ́n náà kí lóun ṣe òun ah ok Quran jẹ́ kí n get Quran lọ́ọ̀kà nípa ẹlòmí ma ń ronú àwọn Christian ni pé ah Quran tó pẹ́ tí ma ń bú Jésù wàláì mùsùlùmí tó bá lè ní hatred kékeré fún Jésù wàláì kèfèrí kò lè jẹ́ mùsùlùmí láyé gbádá ah, èmi o mo gba ti gbogbo àwọn prófẹ́tò àmọ́yìn gba ti jésù wà láìkì fèrè kọ́dà kò lè lóhun gba ti mọ́ ipá moses ní kán lè mí ọgbà wà láìkì fèrè jésù mùsùlùmí mo tó sọ kódà kó ma kírù látara dalẹ́ kó ma gbàwẹ̀ kó ma sí lọ kó kàn lè nkẹyọ kan tó kàn kó sí ní wípé kò gba ìkan nínú àwọn òjíṣẹ́ ìlú jíṣẹ́ ọlọ́run wà láìkì kí ṣe mùsùlùmí ó ti rí bìlì fìjọba yà rí àwọn òmú ànàbì kankan lọ́lọ́run àwọn màláíkà gan ọlọ́run sọ wà láyà mọ́rọkùn an tẹ̀tẹ̀rìdùl màláíkàta والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ọlọ́run ló wò ohun rẹ̀ yí o kẹ mú kankan nínú àwọn màláíkà àbáwọn ànábí ọlọ́run àrbábàn kẹ tún mú ọlọ́run tẹ́ lẹ́yìn ìgbà táwọn èèyàn ti wá wá tẹ́ti sí lọ́hun sí lọ́hun sí lọ́hun lọ ọlọ́hun ṣẹ̀ṣẹ̀ wá ní pé ó padà wá after anẹ́bí Adam ti lọ Ibrahim ti lọ ogun ti lọ later the last ṣẹ̀ṣẹ̀ wámọ̀ kí mẹ́ta lọ́lọ́hun àti ah, mẹ́ta lọ́lọ́hun subhanallah subhanahu wa ta'ala amma yushrikun àwọ ìdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé àwọ ikí ń jẹ oúnjẹ Christmas a ń jẹ́ mùsùlùmí gidi ń jẹ bẹ́ẹ̀ ni tó bá rẹni tí bá ń jẹ wà lẹ́kùn nífẹ̀ẹ́ rẹ̀ ni àwátá ìjẹgẹ̀lá nífẹ̀ẹ́ rẹ̀ because afẹ́ kò mọ̀ pé inú owó òdùsí tó ń ṣe ní bẹ́ẹ̀ ni inú mi òdùn ni ah o mọ́ tó ń ṣe ní ṣe analyze kẹtọ́ ṣe fún àbí in tó ń ṣe ní pé o ní èní ní December 25 ọlọ́run ọba tí gbogbo ayé ń jọ́sìn fún èní nẹ́bì a'udhu billahi minash shaitan ọlọ́run ọba tèmi wọn bí kò sí bímọ ìwọ́n tó bá ní rárá èmi ò gbà ni mọ́sọ́tọ́bákó kírísẹ̀ mẹ́wàá di ọ̀tọ̀tọ̀ náà mọ́sọ́ ìwọ òkè kí ni wọ́n gbà ẹ̀yìngbà pọmọ ọlọ́run ni ó dá àgbà pọ́lọ́run òbí ma wá ń ṣe bẹ́ẹ̀dì ọlọ́run bẹ́ẹ̀dì ọmọ ọlọ́run ọlọ́ọ̀bá an yattakhidha walada in kullu man fi samawati wal ard illa ati rahman abda ọlọ́ni wọn ọlọ́ni sánmọ́ sì fẹ́ fàyà ilẹ̀ sì fẹ́ máa rì káwọn yẹn máa kó sínú rẹ̀ káwọn àpáta sì máa kù kí náà ṣe ọlọ́run lè bí ọlọ́run bí ma this is the Quran of you ìṣọ́run ṣe ní ṣe mùsùlùmí ni ṣe bí Quran yẹn náà ń kà fún ọ̀yí hádà Quranuk ọlọ́run sọ ń bẹ̀ kí sánmọ́ fẹ́ fàyà èmi bí ma ta ló sọ mo bí ma ọlọ́run mímẹ̀ mi ọlọ́run kò tọ́kí mi ọlọ́run bímẹ̀ gbogbo nǹkan tí ń bẹ sánmà àti ilẹ̀ ẹ̀rú náà jẹ́ sí mi kì sọ kò sọ mẹ́bẹ̀ ẹ̀rú pẹ́mbélé ní gbogbo jẹ́ sí mi ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala gbàtọ́lọ̀ ọba wá ń sọ gbólé nù Kùránì pé sánmà fẹ́ fàyà ilẹ̀ fẹ́ ìwọ wá gbójú afẹ́ pé ìnílẹ̀ ń sọdún oúnjẹ Intolerance man extremism ni o no extreme it is too you know kina npe tolerance la kufru hada kufur wa laysa bi tolerance o mo tan pe tolerance ni ah tolerance e le wa gbe bon se olórí le báyìí pé oya gba islam la yi tan se na la mo se wa se na ni bo ton ti be se tolerance ani pé kí wa compromise se tèmi kò ṣe kò ṣe ṣe kò possible a ní kíní yóò kíní yóò bó èyàn tí ń ṣe tí ò dá bó lè ṣe fẹ́ kó mọ̀ pé tí ò ń ṣe ò dá nígbàtà bá ń kú lọ́wọ́ àwọn èyàn ń gbégún láwùjọ wa mẹ́sàlẹ̀ èmi wá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ sọ́wọ́ ìrẹsì tẹ̀mí kí mi máa gbégún ni ó tako belief tèmi náà kí wá ní ẹ ẹ kó mọ́ jìbà jẹ́ píntomi tolerance ká mọ́ bà máa bínú ṣe ẹmọ̀ ẹmọ̀ kí ni alùmí òní yíkímà yíkímà ní tó bá díjú ogun ẹdún àà ẹkọ́ ọdún àṣẹ iṣẹ́ mi ò àwọn èèyàn ṣe ń tọ́lọ̀ ń sọ́nù Kùránì kò ń fẹ́ fasánmà ya ìwọ wá tún sọ pé kọ́lọ̀ ń jẹ́ kọ́túnmà ẹ̀tún ṣe lọ́dún tí ń bọ̀ wá o ọlọ́jẹ́ ẹ̀sẹ̀ sí ya ẹ̀mọ̀ ṣe lọ ní o àṣìlá fẹ́ pa ní ẹlẹ́bọ afẹ́ pa ní adẹ́bọ adẹ́bọ kí ní àyìn nìkan kápa ní ẹbọ igbáwo ìwọ sì yẹ iná ẹbọ lójoojúmọ́ ó wá wọ́ọ̀sì débi pé ẹ sì rí mùsùlùmí méjì tí ń kíra kódà àwọn kírísítẹ̀ gẹ́mọ́ wá surprise mùsùlùmí Christmas àmọ́ kìí ṣe pé kí mùsùlùmí àti mùsùlùmí náà jọ ń kíra wọn akọ́ọdún ẹ̀ ní o gbogbo ọdún tó bá bá aláyé ọdún ní àwọn àdísì Yorùbá tẹ́ mọ́ǹkà àwọn àhàdísì Yorùbá tí ó lẹ́sẹ̀ ńlẹ̀ gbogbo ọdún tó bá ti bá ní láyé hmm? so tó má gbé ọdún kan lẹ̀ ọdún yìí a ń sọdún pé ìyá rẹ̀ lérí ibu ni ah, kó sọpọ̀ Ọlọ́run lọ́mọ ìwọlọ́wọ́sì dínú méjèèjì àwọn agbóúnjẹ wá fún ọdún yìí ọdún oúnjẹ tó ń jẹ yóò pé ìyá rẹ̀ ilé rí bú ẹ̀dà ẹni òfò sí ní ìwèrè ní so jẹ oúnjẹ yẹn yóò kan lágbà sí ìyà tèmi nítorí believe me lónìí nípa ìyá rẹ̀ pé ní dáadáa lè nìyàn àwọn wá ní believe me believe ẹni fún agbóúnjẹ wá fún pé àjọ ń sọdún yẹn pa ní à tí bá dọdún tí ń bọ̀ ẹ̀tù sí wú ẹ̀mí ó rí pò ní bá wọn débẹ̀ pa àà àà àà kódà ẹjà túká mẹ́rin àwọn tó bá ti wá di bsc oníkálùkù àmọ̀ sí bí pé àmọ̀ dọ́gbà àmọ̀ bí pé à understand ṣẹ́ṣàmù àfá ṣe lá oníkálùkù mọ̀ pẹ́sẹ̀ sọ̀rọ̀ mùsùlùmí lè mẹ́ christian àwọn jíu àwọn ilé jíu àwọn ilé onísàngó àwọn ilé bẹ̀ẹ̀ kó se rínú tẹ̀mí yìí gbọdọ̀ wà ẹlẹ́ ìbáì ẹlẹ́ ìbáì òun ló níkálùkù fi ríbi sàlàyé òdodo pé eléyìí tí mo ń sọ ní yóò wà kúká gbé kwákọ́ ìwà ọlọ́run sọ ní kòrán ẹkọ́ ẹ̀rí yíwá tó bá jọ dòdó lẹ́yìn sí kí ni òun lẹ́yìn sọ so gbogbo ilé nǹkan wọ́lá àwọn ilé fi ń rinlẹ̀ wípé ànábì Isa alayhi salam ń pè ní Jésù nǹkan ẹ̀rú sí ọlọ́run ọba ni <clears throat> oni al'adillatu ala anna kissata sol ok iju mi ṣiwa a ṣe ní kankan tó lọ ilé a fẹ́ mú púrùfù ẹ pé kissatu as-salbi mawdu'a ìtàn ìkan àgbélébù wọn kan nìkan má gbélébù wallahi àgbélé ẹ̀rọ pọ́nbélé ni kò sí reality ń bẹ adẹ́mú ilé nẹwà pẹ̀lú àwọn details adẹ́mú ọkà fún inú báìbù náà ni o pé ó yá ìwọ̀n náà wo báyìí sí lè rí báyìí sí crucifixion ni àbí crucifixion fiction ni kò real wàlá kò real kò sí kẹta pé ní crucifixion a ń bọ̀ wá sí bíbẹ̀ insha Allah an sí ẹkó fúyẹ́ sẹ́nu kankan wá gílẹ̀ lórí ìdòdó so wallahu alam wa sallallahu wasallam ala muhammadin wa ala alihi wa ashabihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa